نعم بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد so adúgbẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí ìdẹ̀lánà láì láti pé ó jẹ́ kí a ìmọ̀ sẹ̀mí di àsìkò yìí lórí àláfíà lásìkò tó sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn Ọlọ́run Ọba ń fi àìsàn oríṣìíríṣìí àwọn ìsànlọ́ Ọlọ́run bá fi ń ṣe àdánwò fún wọn but orílẹ̀ ńlá ni pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ ká máa sẹ̀mí àláfíà so tá ń jí tàlé ń jí tàlé ń rárá gbé tí wọ́n mọ́ sọ pé wọ́n gbówó kan fún wa látara pé a fẹ́ ṣe kidney àbí kankan Allah eléyìí orílẹ̀ ńlá ni tí fún ẹrú tó so lára àwọn ọ̀nà tí yíò fi ṣó ọpẹ́ sọ́lọ́wọ́ ọba lára àwọn nǹkan tó dáa jù tí yíò fi lè fi òun náà ni pé ìsẹ̀mí ẹ̀ náà kíyàn náà wá lọ sórí dáadáa ọlọ́run nígbà tó ti ń fún mi ní sẹ̀mí tó dáa tí ń rí jẹ tí ń rí mu tí ń rárá gbé nígbà tí mo fẹ́ gbé sẹ̀mí náà ní jẹni tí ma jọ́sìn fún ọ gẹ́bà nábi Musa sì pé qala rabbi bima an'amta alayya falan akuna dhahiran lil mujrimin so àwọn àfáà sọ pé lára ẹ̀kọ́ tí yíó kọ nínú tó sáà nábi Musa nígbàtí nábi Musa tí ó gbèrò láti la àwọn èèyàn ni so tí è ṣe látara nǹkan tí Sayyid Qutb sọ ti ẹ̀ pé ìgbónára àtẹyàmẹ́yà ló dàmí ànábì Musa ara ọ̀ ànábì Musa gbèrò láti la àwọn èèyàn méjì so èmi sì bọ́ látara rẹ̀ so wá tọrọ àforíjì lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ó wá ní Ọlọ́run Ọba nítorí orí tó ti ṣe fún mi ìyìn ní so àbí fún ọ̀daràn so látara orí tọ́lọ́run Ọba ṣe fún pé Ọlọ́run òun náà fẹ́ wá firú nǹkan báyìí ó fẹ́ fi ṣe ìjọsìn fún Ọlọ́run Ọba so tí yàn bá ti rí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe ìdẹ̀ra ara kan fún yàn in tí ó kọ́ bẹ́lá in tí ó bá ìdẹ̀ra yẹn òun ni kíyàn fi jọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala eléyìí ó ṣe pàtàkì gan so pàápàá jùlọ lásìkò tó ṣe pé àwọn èèyàn ní tí wọ́n ń ṣe kí ni pé wọ́n ń complain nípa Ọlọ́run Ọba nínú tawhid náà láti kọ́ ẹ̀kọ́ yìí so àsìkò yìí àsìkò táwọn èèyàn máa ń complain nípa Ọlọ́run kí ló dé torí gbá àsìkò tó wọ́n gbà pé nǹkan wọ́n ni so ẹ ti máa rí gbogbo conversation wọn láyé gbogbo ẹ̀ yóò revolve around pé kí ni ẹ ẹ àwọ́yá kìíní kan oríṣiríṣi àwọn yẹ̀yẹ́ oríṣiríṣi àwọn kan làwọn yóò mọ̀ yọ látara rẹ̀ pé ẹ kìíní kan trekking kìíní kan gbogbo èèyàn tó wọ́n máa kíra wọn pé a máa kú bí kìíní sí wọ́n a máa kú kìíní kan báyìí wẹ́nà sígbà tó dẹ̀ náà Ọlọ́run Ọba ló ń pèsè rẹ̀ fún wọn so èyí complain Ọlọ́run Ọba sí àwọn ẹ̀dá rẹ̀ yálà ọlọ́wọ́n bá lè yẹn máa ń complain pé ọlọ́wọ́n kí ní ìwọ̀n èmi ò sí ní kápá ń gbà tó wọ́n náà so ìgbà tó dẹ̀ náà yìí ní kápá ìgbà tó wọ́n yìí náà ìwọ nìkan náà ni ó lè bá ń sí so yìí complain ọlọ́wọ́n bá sáwọn ẹ̀dá rẹ̀ so but nínú nǹkan tó ti gbajúmọ̀ sáwọn èèyàn ni so kó má bàa fi rí ìdí táwọn ẹmọ́ sí fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ká má bàa fi rí mi náà lólówó òjíkè mi náà máa sọ pé lulẹ̀ so wọ́n rí pé wọ́n ní ẹ̀yìn ẹ̀kú complain kankan gbogbo ẹ̀ ẹgbùsọ̀ kankan náà sásàrí ló kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín so gbogbo kan bá fi wá bí òun náà kankan lòun náà fi máa complain pa ọlọ́wọ́ bá ilé kó mọ́ jẹ́ ìwà ẹni tó bá ní tawhid so wallahi kò ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń complain kò need láti complain kí wọ́n dọ́bù rẹ̀ jù bẹ́ẹ̀ lọ wallahi ó ní kàpá lórí but látara ìwà táwọn èèyàn ti kọ́ yẹn pé kákan láàmọ́ complain pa ọlọ́wọ́ bá

so kọ́lọ̀wọ̀n bá kó tó ń darí yàn sí pé kíyàn máa wà náà orí ńlá ni o Allah kò sẹ́ni tó lè mọ iye rẹ̀ àyàfẹ́ni tó bá dọ́dọ̀ Ọlọ́run Ọba tó bá kó pé so nínú àwọn nǹkan tí yàn wá lè wá ìmọ̀ pa rẹ̀ òun ni ìmọ̀ tawhid so gbogbo ìgbà ìmọ̀ tawhid wa alaikum salam ìmọ̀ tawhid ìmọ̀ kan tí yàn máa fi ń rí ọ̀nà Ọlọ́run Ọba ni so ẹ ìmájì kíyàn kú lẹ́ni tó kọ́ tawhid lẹ́ni tí ń ka tawhid lẹ́ni tí ń wá mọ̀ ń pa tawhid so eléyìí kò sí lè pọ́sìbù fún yà àfikẹ́ ẹ̀mà sẹ́ ní gbogbo bàtórí èyàn magbà tí ìkó wà so ó pọ́sìbù wé pé a ń dára wa lẹ́kọ̀ọ́ náà ni aláyẹ lọ́wọ́n gbẹ̀mí ẹni tí ń sọ̀rọ̀ gẹ̀ ó sì pọ́sìbù kó pé lọ́wọ́n gbẹ̀mí ẹlòmínà so Sheikh Salih Al-Fawzan nígbà tí wọ́n ṣàlàyé àwọn ṣubúhá àwọn ẹlẹ́bọ àwọn tó ma ń pè àwọn awliya tó ma sọ pé àwọn fi wọ́n sá kàsọ ni wọ́n ni wàkílà wọ́n ni ẹ̀wà wọ́n wá sọ inna unasan nípa àwọn èèyàn kan kanu ya'buduna nasan min so ẹ́ rí pé nasan minal jinn ọlọ́mbí ó túnmọ̀ pé kí ni jama'atan minal jinn wọ́n ni fa aslam aljinn wọ́n àwọn aljannu wá gba islam walam ya'lam alladhina àwọn tó wọ́n jọ́sí fún wọn wọ́n ma ya'budunahum bi islamihim wọ́n ma pé wọ́n ti gba islam wallahu akhbaru anna ha'ula'i alladhina ta'budunahum so níbi ayà ìlọ́lọ́wọ́ bá fi á sọ̀kalẹ̀ pé ula'ika alladhina yad'una àwọn tẹ́ ń pè yìí yad'una ila rabbihimul wasila àwọn gan wá kàsọ̀lọ́sọ́dọ̀ náà wà bani so wani fa a akhbaro anna haulahi alladhina ta'budunahum wani àwọn tẹ́ ń jọ́sìn fún yìí min dunillah qad aslamu àwọn tí gba islamu wa saru yataqarrabuna ilayhi wọ́n sì ń jẹni tí wọ́n mọ̀ súnmọ́ Ọlọ́run Ọba wa yarjuna rahmatahu wọ́n sì ń so bó ni wọ́n ṣe wá mú wọn papọ̀ mọ́ Ọlọ́run Ọba wa hum min ibadihi min ibadihi àwọn sire inú ẹrú Ọlọ́run Ọba náà wà wa ya'buduna Allah wọ́n jọ́sìn fún Ọlọ́run Ọba wa yarjuna rahmatahu wọ́n ran kàánú Ọlọ́run Ọba wa yakhafuna 'adhaba wọ́n sì ń páyà ìyà Ọlọ́run ní pé àwọn tọ́lọ́wọ́ bá gbà lérò pẹ̀lú pé wùláíkà lèvínà yẹ̀dẹ̀rún nípa màláíkà ni wà báàdù rọ́sùl àtàwọn òjíṣẹ́ wọ́n ni wà thani tafsiri ẹlẹ́ẹ̀kejì anna unasa min aljin nípa àwọn ìjọ kan nínú àwọn aljannu ya'buduhumul mushrikun àwọn olùṣẹbọ máa ń jọ́sìn fún wọn fa aslamu wọ́n bá gba islam sí ẹ mọ̀ pé nínú ibi tọ́mọ èèyàn lè yà ìyàkúyà dé níbi ẹbọ ni pé kólà tálìjẹ̀nú bá tún gba islam so ó tún lè máa wò pé tọ́ ọmọ èèyàn yìí tí ò ní ṣe tuta fún báyìí ọmọ èèyàn máa ń di ó máa ń di aláburú níbi pé ṣètọ́nù gan yóò tún máa padà yóò tún máa tẹ̀lé so ṣètọ́nù tún máa ṣẹ́wọ̀n pé tí yẹn bá ṣe bẹ̀rẹ̀ aburú ní máa ń tẹ̀lé ṣètàn so bọ̀ tó bá ti bá burú débì kan yóò tún mọ̀ pé àtọ́ ẹ ká ká promote wọn náà so àwọn àlìjẹ̀nú ó tún máa tẹ̀lé wọn náà eléyìí a nínú tafsiru fa atba'ahu shaytan al-Qayyim dákọ̀ eléyìí so alimam ibn al so nínú lázimu ni pé tó bá yẹ gbá alìjẹ̀nú tẹ̀lé so gẹ́gbó yí pé àwọn èèyàn náà tán tẹ̀lé alìjẹ̀nú ẹmọ kọ́nà ma ń bẹ̀rù pé táwọn ò bá so lázimu ni pé ó súnmọ́ pé àwọn alìjẹ̀nú náà ma bẹ̀rù pé ee àwé yìí tóhun bá lọ ma ṣe tóhun tún fẹ́ so ibi tí ẹbọ àti kèfèrí ibi tó ma ń gbẹ́lòmí ìdẹ́niyàn wọ́n ni وعلى كل وعلى كل ما داموا فالله أخبر عنهم وني الله سبحانه وتعالى الله بابا فوانرو وعلى كل ما داموا كذلك فهم عباد يتقربون إلى الله ويرجون رحمته ويخافون عذابه وني باكنا بغبا وان تي وان دوني ما يجوسي وان ايرو الله با ني وان so wọ́n súnmọ́ Ọlọ́run Ọba wọ́n sì ń ràn kan àánú rẹ̀ wọ́n sì ń páyà ìjìyà rẹ̀ wọ́n ní fala yajuzu an yutakhadhu ma'a Allahi subhanahu wa ta'ala so kò tọ́ kíyàn mú àwọn ènìyàn papọ̀ mọ́ Ọlọ́run Ọba níbi ìjọsìn wa lihadha wọ́n ní nítorí ilé batala tafsiruhum ní pé ti tafsiri táwọn tó wáyà yìí sí ní wọ́n ni baynahum wa bayna Allah wa saqatat hujjatuhum wọ́n ni ẹ̀rí wọn náà síkí ẹ̀rí wọn náà bọ́ walillahil hamd wọ́n ni ashubhatu thaniya wọ́n ni ṣubha ẹlẹ́kejì ta mọ́ múwá wọ́n sàlàyé ṣubha aláwọ̀kọ́ so ní pé ṣubha aláwọ̀kọ́ ni pé wọ́n sọ pé ah, a jọ́sì fún wọn àwọn náà mú wọn ní wàsílà ni ipi ọlọ́wọ́ bá sọ pé yá yíwa lẹ́dí na amanu takullaha wàbtẹ́kù eh, eh, eh, ilayhi alwasila so wani ṣubu ẹlẹ́kejì ni pé annahum yattakhiduna alwasa'ita baynahum wa bayna Allah min babi ta'zimillah wọ́n ni àìdítà wọn fi mọ́ àwọn akàsọ̀ láàrin wọn àtọ́nà ọba pé àwọn fi ń gbọ́rọ̀ ọba tó bí ní wọ́n ni fa inna Allaha azim ah olúwa tóbi púpọ̀ ọlọ́run tóbi gan so múlùkù ọlọ́run ọba náà sì lágbára púpọ̀ kò wá sí bá a ṣe fẹ́ débi múlùkù ọlọ́run ọba illa bil wasaid àyàfi pẹ̀lú àwọn wàlíyí ọlọ́run ọba yìí so àwọn wàlíyí ọlọ́run ọba wọn bí múlùkù ọlọ́run ọba ṣe lágbára tó torí èyí jáwọ́ ọlọ́run ọba lójijì bó bá lọ rí ọba ń sin tó kàn jáwọ́ bẹ kọ́ ní àwọn dongari ó kọ wọ́n jọ sí túbú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn áwùlìyà àwọn wàlí ọlọ́ọ̀bá tí wọ́n ń pè yí sí kẹ́ mọ́ wájọ́ sí fún yàtọ̀ sọ́nà ọba yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ṣe rí lọ́dọ̀ ọlọ́ọ̀bá ọlá ọlọ́run tóbi púpọ̀ ó tóbi gan so bó ṣe wá tóbi gan ń àkẹ́lẹ́ lọ jẹ́ lọ́lọ́run bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀kọ́ so yí dáwà ṣe ni pé ìkannú àwọn wàlí nínú àwọn àwúlíyà òun láwà pé ṣe rí wàlí yìí bí wọ́n bá ti ń pè fẹ̀mí ìbálẹ̀ ẹ̀kọ́ ló ń lò pẹ̀lú ọlọ́run ọba ìta ń sàlàyé fún ọnù so bá sí ma ń sàlàyé rẹ̀ ni ó so bá sí ma ń pè àwọn èèyàn sí ẹbọ nìyẹn wọ́n ní wàlá yàtà wọ́sọ̀rọ̀ ilé ìhì illa bil wasaid wọ́n ní kò wá sí bá ṣe fẹ́ dọ́dọ̀ ọlọ́run ọba àwọn wasaid àwọn akasọ̀ yìí ni wọ́n ní wọ́n humu shufa'a wọ́n bàbá wọ́n kan wá bá wọ́n pé yà ẹwọ àfáwọn tí ẹ̀ sí dàrú mọ́ mi lójú ọmọ mi ló pè mí ní sọ pẹ́tọ̀ ohun ògbọ́dọ̀ pé wàlí ìkẹkẹrán kìníkà kìníkà ó dàrú gbogbo bó ṣe sọ ó sọ ní sọ pẹ́tọ̀ ohun ò fẹ́ rí mínú náà ni òun sì nífẹ̀ẹ́ mú sí mọ̀ pọ́mọ̀ yí nífẹ̀ẹ́ mi a máa fà ìwo ní kí n ṣe èyí tẹ́yìn náà ń sọ fún wa yàtọ̀ so afáwà bẹ̀rẹ̀ sí kójú àbò ìyá lórí pé àánú ah, ìyá ṣe bá dọ́lọ̀ ọba ẹni wọlé tọ ọba bẹ́ ṣe bá àwọn èèyàn kọ́kọ́ ní òmùn lọ ṣe ẹni kankan lè lọ sọ́lọ̀ ọba lónìí kó ní àbí ọ̀lọ́ gọ́ọ̀nà ìwé ẹ̀ṣẹ̀rẹ̀ mo fẹ́ wọnú ọ́fíìsì ṣe mo fẹ́ rí síbẹ̀yàn kan ní òmùn yí lọ síbẹ̀yàn kan lẹ́mà tó mọ ọba olóhun wá tóbi jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ti wà Hmm. hmm. Hmm, kò yóò máa ní bẹ́ẹ̀ so ń lẹ́bọ̀ là ń ní kò rí bẹ́ẹ̀ ṣe wá láwọn wàlíù àwọn àwùlíyà ọlọ́run bá bẹ́yìn bá ti ń pè wọ́n bẹ́yìn bá ti ń pè wọ́n tẹ́ gbogbo ń tẹ́ fẹ́ fún wọn tẹ́yìn fún àwa gbogbo tó wúrò ní pé eh ọjà fẹ́ ọjà fẹ́ 500 500 tí ma ń wọlé lóṣooṣù lọ́dọ̀ yáyìn náà òun náà tún tẹ́rì àbí so gbogbo ẹ̀yin sáfí ẹ̀sáfẹ́ kóbóhun kóhun padà sókó so tó wọ́n wọ́n pé à ah, ṣe rí ewó tẹ́ ń sẹ́ndì sí wà ń náà tẹ́ fi ń ṣe pé ká máa fi gbogbo ẹ̀ náà in tí ń ṣẹlẹ̀ nú sẹ́yìn orí pé ń dá fún yín sí ni so ẹ̀wọ̀n kẹ́ bá sí ń sọ àwọn èèyàn lẹ́lẹ́bọ̀ yẹn o wọ́n ni wala yatawassalu ilayhi illa bil wasa'id wọ́n ni èhun wà lè dọ́dọ̀ lọ́wọ́ bá pẹ̀lú àwọn wasa'id wa hum shufa'a wọ́n ni àwọn aláwọn olùsípẹ̀ alladhina yashfa'una 'indahu tán rò pé yóò mọ̀ sí pẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ wa yatawassatuna 'indahu wọ́n ti ń sí kí pé kó jẹ́ intermediary lọ́dọ̀ àwọn bi za'mihim eléyìí lérò tí wọ́n min ta'zimillah nípa àwọn fi ń gbọ́lọ̀ tó bí ni bihaythu la yatawassalu ilayhi illa bi wasa'id torí pé ìwòlé dọ́dọ̀ lọ́wọ́ ya fi true connection wọ́n ní kama anna muluka duniya gẹ́bọ́ ipá wọn ọlọ́ba lọ́ba ayé wọ́n ní la yatawassalu ilayhi illa bil wasa'it èyàn olè dọ́dọ̀ wọn àyàfi pẹ̀lú àwọn intermediary wa shufa'a àtàwọn tó bá sí pẹ̀ wọ́n ní fa hasala min wọ́n fi Ọlọ́run bá wé àwọn ọlọ́balọ́ba ayé wọ́n ni wa hadha amrun batil ilé annú ni o wa laysa min ta'zimillah kìí sì se ní wọn pé yẹn gbé Ọlọ́run bá ga subhanahu wa ta'ala bal min tanaqqusillah kódà nínú pé yẹn yẹpẹrẹ Ọlọ́run bá ni bi bá wọ́n fi ń wọ́n sì tọ́nù kankan nínú ìjọsìn Ọlọ́run bá fẹ́ lómi tó yàtọ̀ sí wà ṣírkù wọ́n ní ẹbọ síré tanakusun lillahi azza wa jal ìtẹ́ ìbìlítù Ọlọ́run bá ní wa laysa ta'ziman kìí ni mistake aláwọ̀kọ́ tán sí ni wọ́n ah, fún mama kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bí ṣe bí àwọn lọ́balọ́ba ọ̀ so ọlá ọlọ́wọ́n bá ju bẹ́ẹ̀ lọ àwọn lọ́balọ́ba ìdí tán fi máa ń ṣe bẹ́ẹ̀ kọ́lá àwọn lè máa bẹ́ni so àjẹ́lẹ̀ kejì kìí sí gbogbo yẹn náà wọ́n lè dá lóhun nígbàtí ọba bá ń dá gbogbo so tó láàrin ọ̀sẹ̀ oṣù kan gbogbo owó tán ò but tọ́lọ́wọ́n ọba ò rí bẹ́ẹ̀ so ọlọ́wọ́n ta'ala ò rí bẹ́ẹ̀ so ọlọ́wọ́n ọba fẹ́ ẹrú làwájẹ́ sọ́lọ́wọ́n ọba ẹ̀dá ọlọ́wọ́n ni wọ́n so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fẹ́ ká máa pè ohun directly wọ́n ni thaniyan wọ́n lẹ́lẹ́kejì anna qiyasallahi wọ́n ni kí yẹ máa fi Ọlọ́run Ọba kí yẹ máa fi wé ala al-bashar ẹ̀dá wọ́n ni tanaqqusun lillahi ta'ala wọ́n ni yẹpẹrẹ Ọlọ́run Ọba ni wọ́n ni fallahu jalla wa ala wọ́n ni Ọlọ́run Ọba tó tóbi fala ya'lamuna ahwala ar-ra'iyya àwọn ọmọ ìṣẹ́ sí àwọn tó jẹ́ tó wà lábẹ́ wọn náà illa bi ahadin àyàfi pẹ̀lú ẹnìkan náà pé anybody ló lè wọ́ ọ̀dọ̀ ọba kó bló ọ́fíṣì ọba so ó lè wọ́ ọ̀dọ̀ gọ́vnà kó sí kí ni kó bló gọ́vnà so wọn ò mọ̀ ohun tó fẹ́ wá ṣe bóyá ọ̀bẹ ló mú oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró ló lè ṣe kí ni ló lè kó dání pé òun fẹ́ fi gbẹ̀mí gómìnà so gómìnà ò mọ̀ tó torí ẹ̀ bọ́ o lè ṣe bẹ́ẹ̀ fọ́lọ̀ ọ̀yẹ̀ so ìdí tí èyàn fi nídi ìyàn láti dọ́lọ̀ ọba ni pé ọba gẹ́nẹ́ nídi láti mẹni tí ń bọ̀ ọ̀yẹ̀ so ọba gẹ́nẹ́ nídi láti mẹni tí ń bọ̀ wétọ̀ tó fẹ́ wá fún wa contract tó fẹ́ wá fún di ni so òun náà fẹ́ wá so da wọ́n ni bó ṣe treat so eléyìí jẹ́ bó ṣe jẹ́ pé lára àwọn tí yóò tó fi sàrà ẹnu pé ah, látara pé àwọn ọbọ̀ òpé làwọn fi nídìí irú kẹbáyìí bọ́lọ́wọ́ bá mọ gbogbo wa sọ́lọ́wọ́ bó ní ìdíyàn wọ́n ni wal-muluku fala ya'lamuna ahwala ar-ra'iyya illa bi ahadin yuballighuhum anha li'annahum bashar turkwa min yani wa wa amma Allah eh rọ́lọ́wọ́ bá azza wa jal fa innahu ya'lamu ma fi as-samawati wal ard ọlọ́wọ́ bá mọ̀ tí ń bẹ́ sọ́mà tilẹ̀ wala yahtaju man yuballighuhu ibadihi ọlọ́wọ́ bó nídìí ẹni tí ó convey sí in táwọn ẹrù rẹ̀ nídìí ọlọ́wọ́ bó nídìí ẹ̀ wọ́n ni thalithan wọ́n lẹ́lẹ́kẹta ibi tẹ́yìn ó ti ṣẹ́rí ibi tẹ́yìn ó ti wó hujja wọn ni pé ok àwọn ẹni tí wọ́n sọ pé wọ́n àwọn intermediaries yìí àwọn tán bá yẹn sí pẹ̀lọ́dọ̀ ọlọ́wọ́ báyìí ṣé tẹ́yìn ò bá lò wọn sọ́lọ́wọ́ bó ma ti ń ṣẹlẹ̀ sọ́lọ́wọ́ bó lè gbà àwọn náà sọ pé lè gbà ó ti tán batala qiyas qiyas yẹn ó ti dàrú wáyẹn torí pé tẹ bá ọlọ́run ọba lè mọ̀ ọlọ́run ọba dẹ̀ lè gbà ó túnmọ̀ pé kò jọ bí ọba ayé nìyẹn náà so ọba yóò ní gbà bẹ́ẹ̀ sì ni kò lè má láyé láyé so èyàn gan gbọ́dọ̀ sọ fún ó gbọ́dọ̀ wá ó gbọ́dọ̀ wá tró èyàn fix appointment bóyá bí oṣù kan kó tó wá tó bá ti ẹ̀tún jámà kankan so so bọ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba tá náà bá ti gbà pé wọn ò rí bẹ́ẹ̀ tó bá fi lè sọ pé bẹ́ẹ̀ ni bọ́lọ́wọ́n bó mọ̀ à so fasdadu kúfúrún ala kúfúrin tó bá yẹ pé ń ṣe yára bínà tẹ́lẹ̀ ó ṣe kíni ó tún fi kúfúrù dún ó tún fi tú kúfúrù ní so ìran sẹ́sì rí torí kúfúrù náà dárọkáàtì ni kúfúrù lẹ́vù ni kúfúrù náà tún kìí ṣe kẹkẹrẹ ìtọ́nà ọba fi sọ ni pé innama nasi'u ziyadatun fil kufri ìtọ́nà ọba fi sọ bẹ́ẹ̀ nìyẹn nínú suratu tawba ni pé innama nasi'u ziyadatun fil kufri ni pé annasi ìrìnkan nínú àwọn ará rìbá táwọn alábọ́ máa ń ṣe ni pé akílùkọ ah, rẹ̀ wípé àlékún ni nínú ìjẹ́kèfèrí tó túnmọ̀ pé alkúfùrù darukat ah, sheikh sheikh hassan eh, tí wọ́n kọ fathul majid wọ́n dẹ̀ ń sàlàyé pé nínú àwọn kúfùrù tó lágbára jù òun náà ni kúfùrù ta'til kúfùrù kíyàn rejecting kẹkẹ kíyàn rejecting kẹkẹ tí ó sọ́yàn di kèfèrí kíyàn deny kẹ so nínú kúfùrù tó lágbára jù pé kíyàn ní ìkòsímà fọ́nà ah, ọba nígbà ọlọ́wọ́ bó mọ́ à wọ́n ni wọ́n ni wa amma Allahu azza wa jalla fa innahu ya'lamu ma fi samawati wal ard wa la yahtaju man yuballighu hawa'ija ibadihi wọ́n ni ẹlẹ́kẹta thalithan wọ́n ni anna muluka duniya wọ́n láwọn lọ́ba lọ́ba bi hajjatin ila an yaqbalu shafa'ati a shafa'ata shafi'in wọ́n ni àwọn ní bùkátà sí kí wọ́n máa gba intercession àwọn intercessors in ta fi láwọn balógun balógun nìyẹn special advisor on kìníkan special advisor on kìníkan kìníkan kìníkan so àwọn tí ó ma advice ọba pé bye bye bye. You know, gbogbo àwọn tí ó represent àdúgbò kankan kó ti ẹ̀yẹ pé gbogbo àwọn eléyìn àwọn ń ṣe kí ni àwọn fi ń dá òfin tuntun lẹ̀ ni wọ́n dẹ̀ fi ń legislate òfin tuntun ni nínú nǹkan tó takò ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala but tó bá ipé kò rí bẹ́ẹ̀ ni ok eléyìí Ìlọrin kìníkan ní mójútó Ìlọrin kìníkan lábẹ́ òun náà àwọn kíní àwọn chairman náà tún wà ń bẹ sí àwọn pé tó wáyé pé kò sí pé wọ́n ń legislate òfin tuntun yàtọ̀ sọ́lọ̀ ni so but ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala orí bẹ́ ọlọ́ọ̀bá ní wọ́n ní di àwọn irú àwọn ọba yìí wọ́n ní di irú àwọn bẹ́ẹ̀ tó wọ́n bá wọn wò pé tọ́ ẹwádìí ẹwádìí tani kìnnìkan speaker àbíkí lámọ́ pé so okay ta ni chairman ibẹ̀ ta ni council àwọn bí àwọn party meeting ẹ wá di ẹni tó mọ̀ so wọ́n ti ibẹ̀ wọ́n ti trace ẹ lọ amúgbó ni o ẹmọ́ jẹ wọlé tọ gómìnà o so ó lè gbẹ̀mí sẹ́kẹ́rẹ́sì so <laughs> so ẹwọ̀n kama so wọ́n tètè ma ibi tí wọ́n tó sí wọ́n nílẹ̀ annahum bí hajjatin ila al-a'wam torí pé wọ́n ní díẹ̀ ep wọ́n ní wal wuzara àtàwọn ministers falawraddu shafa'atahum tó bá yí pé wọ́n reject intercessions àwọn ministers wọn latanakaru alayhim wọ́n bọ̀ sí kí ni wọ́n turn against wọn wa'aduhum wọ́n sì mú ọlọ́ta gbogbo ara mẹ́lẹ̀ ìpẹ́tọ̀ pé bí ọba bá fẹ́ pẹ́ yóò mọ̀ múnú àwọn balógun rẹ̀ dùn wọ́n ní fahum yaqbaluna shafa'atahum so wọ́n ma gba àwọn intercessions wọn wọ́n wà in kanu yakrahuna dhalika kódà kí wọ́n yé tí rẹ̀ ẹgbẹ́gbàmí ọba ò ní láìkẹ́ ni tafẹ́ kó wá

ìbẹ̀rẹ̀ oríṣiríṣi deductions tí ó jọra wọn in tẹ́lómí ó tẹ́bà ti ní so in tẹ́lómí ó tẹ́ látara pé ó ti fẹ̀mí sí pẹ́sẹ̀ ibi tí dáadáa wọn ó ti wá nìyẹn kò believe pọ́ Ọlọ́run bá torí pé tí tó bá strong nínú believe pọ́ Ọlọ́run bá ló ń pèsè fún ọ ìgbà tó bá dẹ̀ ìgbà tó bá wọn ó gbà pọ́ Ọlọ́run bá ní ó pèsè rẹ̀ fún ọ̀nà so but àwọn àwọn ti wò pé ah, ẹ̀yin olórí ẹ̀yin àwọn olórí ló kù wọ́n pè wá wọ́n pè wá ẹ má wọ̀ dára o wọ́n pè wá kó wá síbi ìkómọ wọ́n pè wá kó wá síbi ìkómọ wọ́n fi 200,000 wọ́n fi gbé wá kó wá síbi ìkómọ so 200,000 ẹ̀ẹ́ eh, kí náà mọ̀ ó lé ókọ tó máa ń lò fún ní pé 200,000 for show 200,000 for eh, for after show so ní pé tó bá fi show up tó, eh, ní pé kó eh, fi show up kó tẹ̀ fi kọ́kọ́ wá 200k so tó bá tún wá deliver tán so 200k so ìgbà tí ọ̀daràn tún wá dé gbogbo tó ti pa gbogbo owó àwọn olówó owó ilé àbí owó gbogbo ẹ̀ so bóyá bí lexus mẹ́ta ló kọ́kọ́ fi wọlé so ìgbà tí ó bọ́lẹ̀ àwọn ọmọ kí ó kọ́kọ́ dọ̀bálẹ̀ lọ náà so lexus gbogbo ẹ̀ ìgbà tí wọ́n tún gbé sórí àgánà láwọn fún so ibi tí ó tún ti ń sọ náà àwọn èèyàn tún ti ń kó chẹ́kì wá so ìgbà tí ó tún wá sọ́nà pé ìyà ń jẹ wá ìgbà tí ó tún bẹ́ẹ̀ sí sọ́rọ̀ àwọn olórí so yóò tún sọ́nà pé ẹ̀yin olórí àwọn olórí ló kù tó wọ́n fẹ́ bá sọ̀rọ̀ báyìí wọ́n pè wá kọ́ wá sí kó mọ́ gbogbo tí ó fi sọ̀rọ̀ ń pa tó jẹ mọ́ ọ̀nà àwọn ah, náà wà ń bí so sójú wọn náà ni ó fi mọ́ lálá sí wọn ní ó mọ̀ sọ̀rọ̀ sí wọn but àwọn náà àwọn náà nídi wọn so àwọn tó ń lọ torí tó wáyé pé sẹ́rí tó wáyé pé wọn ò nídi wọn ni wà láà àwọn olórí àwọn olóhàdùsúnà lè ẹgán nífẹ̀ẹ́ sí jù but àwọn náà nídi wọn torí wọ́n mọ̀ pé àwọn tí wọ́n ó dìgbò náà nù tó bá tún dọ̀la àwọn tí wọ́n ó rí darí náà nìyàn so wọ́n dẹ̀ mọ̀ pé ọlá pé tígbò wá sí ń bọ̀ ni tí bó wá tó ti ń bọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe kílòkọ̀ rẹ̀ gbogbo àwọn tí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ against wọn tó tó ti fún wọn kan ìwọ tó bá lè fún wọn kan jù ní so fala hawla wala quwwata illa billah so bọ́n sí máa ń ṣe nìyẹn so tó bá tún wá débẹ̀ náà wọ́n tún máa lálà sí ah, so ẹ mọ́ wóró ẹni e, irú àfáà tó ń lálà sí gọ́ọ̀nà ṣẹ́rò pé gọ́ọ̀nà láìkẹ̀ ìwọ tó ń mú ayé le fún gọ́ọ̀nà tí ń dààmú tí àkókò easy fà kí ẹ ma darí ipò lásán kò kí ẹ ipò gbogbo pò láyé kò easy èyí ma lágùn ni kí ẹ ma darí odidi ìlú ah wallahi ó kéré náà mi èèyàn tó lè lámbẹ̀ tó lè lámbẹ̀ tó bá sí irú nǹkan báyìí so yóò wà máa tẹ́ ẹmọ̀ pé irú àfáàbẹ̀ kó wá kọ lẹ́tà sí gọ́ọ̀nà pé òun ti ẹ̀fẹ́ wá rí gọ́ọ̀nà ó ti sọ lórí rédíò pé mo ti kọ lẹ́tà sí gọ́ọ̀nà awòwé àwọn ògbà àwọn onígbà so awòwé àwọn ògbà àwọn onígbà mo ti kíní mo fún Eh, chairman ní àdúgbò wa ọmọ fún gbogbo ń tẹ́ ń pè mí sí lórí rédíò nílọ tébù ṣe gọ́ọ̀nà ó gbà àríkò nígbà gọ́ọ̀nà ó gbà request rẹ̀ so wọ́n tẹ́ máa tẹ́ bá tẹ́lá ẹ̀sọ́nà gọ́ọ̀nà pé ẹ̀rọ ẹ̀sẹ̀rẹ̀sì ẹ̀rọ olórí kèyí ní ọlọ́fẹ́ lọ́lọ́ mẹ́wàá rí pé àkókò ah, sí kò fẹ́ gẹ́gbọ̀ yóò gbà so but kò sẹ́ni tí ó sì pẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá ẹ̀fẹ́ni tọ́lọ́run bá bá fẹ́ o yàtọ̀ tó wà láàrin ṣàfáà tọ́mìyàn ni àti ṣàfáà tọ́lọ́run bá wọ́n ni fahum yaqbaluna shafa'atahum wọ́n ó gba ìsìpẹ́ wọn wa in kanu yakrahuna dhalik kódà kí wọ́n kórìíra rẹ̀ wọ́n ni wọn wastijlabi nas àbí kan bá capture ẹgbẹ́ tó wọn náà bá padà lọ tán yóò tún padà lọ sórí rédíò pé a ti ẹ̀kọ́kọ́ dúpẹ́ páwọn gómìnà gba ìsìnkẹta sẹ́ndì túrú kìíní àkọ́kọ́ dúpẹ́ náà ó fi hàn pé tọ́ à irú ìjọba ẹ̀ pé in táwọn náà fẹ́ ní ẹ̀kọ́ kó fi ṣe bẹ́ẹ̀ so yóò wọ́n yóò kọ́kọ́ gbogbo ẹ̀ mọ́bí tí gbogbo ẹ̀ padà sí in tá ti bẹ̀rún náà ìta ti bẹ̀nu náà ni ká má gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba kí ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba kó kéré gan kí wá ní tàwíìdì rububiyya kí ni àǹfàní pé èyàn kọ́ tàwíìdì lọ́síọ̀sẹ̀ tó sì pé gbogbo táwọn àwámú ṣe ni wọ́n mọ̀ kó sí ó mọ̀ complain pa gbogbo nǹkan eléyìí wọn kíníkan kíníkan wọn tí wọ́n ló so tó bá ti fẹ́ dáwọ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé ah afá àmà tí ẹ wá kú kí ní ó kàn wá bó ṣe avoid irú àwọn conversation bẹ̀ so kí láǹfàní pé yẹn kọ́ tàwíìdì pé Ọlọ́run bá Razzaq ni tí a kàn wá ń kọ́ tí ó rí la máa ń gbẹ́kẹ̀lé gbogbo yẹn à ń kọ́ ẹ̀nà wa mọ́ bá wọn complain ẹlòmí ó ti kọ́ pé after so many research after so many research as I am known to be a king of research so after, after so many research conclusion wọ́n ní the Muslims are this was directly targeted against the Muslims so yóò àwọn mú àwọn áójú jájẹ́ <laughs> áójú rádaràdá wá pé number one because nígbàtí ajá kan tó ń rìn lọ́dọ́jọ́ kan tí kí ní àwọn àgá tí ò ní túnmà ní ó kàn máa so pọ̀ mọ́ra wọn kẹtó mọ̀ thousand views so kẹtó mọ̀ ní pé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ẹni ṣe a ní ìdìbò pé ẹ máa wọ ẹni tó ń complain ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń complain wàláhì kí wọ́n dọ́bù kì ní ìlọ́la kò ní ọ̀la kí wá lórí kún tó ń complain pa ọlọ́wọ́ bá gbogbo gbà gbogbo ẹlòmí kí ní ìgá ìwà burúkú mi mọ́ mayamila àìmá bínú pé ìpéyín láti jọ so ní ìdíkó sọ fún mi pò níkàdì wọ́n fíṣà rántù lákàtù ìníká so o tún complain fún mi pọ́ in tó kéré jù tí ìmọ̀ ní in tó kéré jù tí ìgbọ́dọ̀ mọ̀ ní bọ̀ ibi tó kéré jù yẹn náà ni so kò sówó lọ́wọ́ so mọ́ arìnrìn mọ́ òyìn látẹ̀kẹ́ ni so gbọ́dọ̀ jẹ́ mọ̀ pé èwọ̀n ni ìyí gbòyìn gbọ́dọ̀ mọ́ complain ọlọ́wọ́n bá sáwọn ẹ̀dá rẹ̀ wallahi ọ̀rọ̀ bá lè yẹn máa ń complain sí ṣe rí kìíní yẹn wallahi yóò tawhid yẹn yóò jẹ́ kó rìn lẹ̀ sí dáadáa gan yóò kó strong sí gan ẹ má bínú sars káàdì tán ni káàdì tán ni láti bí 3 weeks náà mo ti rí jáde <laughs> ìní gbogbo ilé ìdọ̀ ọlọ́run dáwọn rámi nídìí ẹ àánú à epo tánú mọ́tò mi ní à so ṣẹ́mọ̀ gbogbo ṣẹ́ ẹmọ̀ òun kẹun se ṣe mọ̀ dítàmì yẹmọ́ fi ń ṣe gbogbo kí ní ẹ̀nà ó lápé wọ́n ti ń ràn kà sọ́dọ̀ ẹlòmí yàtọ̀ sọ́nà ọba ní tẹ́fì rí ní stáì táwọn gbogbo àwọn tí wọ́n sọ́ra wọn di àfọ́ orí social media stáì tán ma fi ń ṣe bára nìyàn stáì tán ma fi ń ṣe bára ní pé à ẹlápẹ́ mọ́ bínú pé Facebook live pẹ́ lónìí so ibi tí sí ń dive lọ epo tánu mọ́tọ̀ mi ni so ibẹ̀ ni mo ti ṣàwá ní pé kí so mo ṣàpadà rọ́fẹ̀ẹ́ délé so ẹ̀mọ́ tí wọ́n sọ òun náà ni pé kò kò ó kàn kọ́ àwọn èèyàn tàwọ̀kídì ni àbọ́lùn náà ní tàwọ̀kídì ni kò gbẹ́kẹ̀lé pọ́lọ̀wọ̀ bá ní ó pèsè fún so yí tí ó ma kàn ní pé kó ma complain sáwọn so that àwọn èèyàn lè ṣe kíni àwọn èèyàn lè ní ah ah sorry ah ẹ̀dẹ̀ try fún wa gan try fún wa gan ẹmẹ́ entertain wa wọ́n ti ma ń gbádùn pé wà sí ti yín èé ṣe wà sí ti yín ọmọ gbọ́ tí wọ́n ma sunkún wà sí ti yín tẹ́ ma ń gbọ́ báyìí ó ma ń fún yẹn láwọn jokes ìbú òun ma enjoy wà sí yín pé bí ìwà sí ẹnìkan tó wọ́n bá dàn ní pé yẹ̀yẹ́ àtàwàdà yẹn so wọ́n gá ẹ̀sọ́ ẹ̀sẹ́ndì account number ah òsáàsì náà wọ́n ni ah la ilaha illallah ta ló sílẹ̀ àwọn mílọ̀ mọ́ ní ìbẹ̀rẹ̀ tó báyìí <laughs> ọ̀daràn ni ọ́ ọ̀daràn ni ọ́ ọ̀daràn ni ọ́ ọ̀daràn burúkú ni ọ oye ìtò òfẹ́ lẹ́nu à ìbéèrè tó báyìí ìmí lọ́mọ́ tún wọlé yìí ẹwọ̀kẹ́ so ẹwọ̀kẹ́ bọ́ ẹmọ́ yìí kí ẹ máa complain sí àwọn èèyàn mẹ́ wallahi kó mọ̀ sí àwọn sálàf àwọn ọmọ wọn òdẹ̀ níma àwọn ọmọ wọn àṣẹ́báwọn náà bọ́ta àbúzúrà àkọ́ni nígbà tó ń pọ̀ kàkàkú ọmọ rẹ̀ ò mọ̀ pé ó ń pọ̀ kàkàkú lọ́wọ́ àbí àbọ̀ hátìmẹ̀ ọmọ rẹ̀ o mọ̀ pé ó ń pọ̀ kàkàkú lọ́wọ́ ó wà nínú pé èyàn ẹwọ́rú kìníyàn látara pé bí èyàn ti ṣe gbẹ́mì lọ́rọ̀ ọba sí àwọn sálàfin kó mọ̀ sí wọ́n ìyàwó wọn ò ní mà pé nǹkan ṣe wọ́n so látara pé àwọn èyí complain akílòkọ rẹ̀ àwọn èyí complain ọlọ́wọ́ ọba sẹ́dà rẹ̀ wọ́n complain wọn àwọn máa ń kó lọ so ilé a nílì láti fúnra wa ní tẹ́lú ìyà yìí gan torípé à gbogbo gbà lẹ́mọ̀ rí kìíní kí n gama ti ṣe díẹ̀ fáwọn èèyàn ni ẹ máa wò pé ah ìwọ yìí wallahi kí o kí kìíní kó times 4 lónìí kò níwọ́ lára rárá in tí mo sọ yìí ẹ lọ ṣe research fún ayin most àwọn tánwà ń complain pa kan ẹ gbé wọn lórí òṣùwọ̀n yìí kó times 4 lónìí wallahi wasilabi nasi lil khudu'i lahum wọ́n dẹ̀ nídi láti capture àwọn èèyàn káwọn èèyàn bá fi rẹra wọ́n lẹ̀ fún wọn wọ́n ni amma Allahu jalla wa ala wọ́n ni ẹ̀rọ lọ́wọ́ bá o fa innahu ghaniyyun 'an wọ́n ni rabi'an wọ́n lẹ́lẹ́kẹrin nínú àwọn ọ̀nà tó fi yàtọ̀ síra wọn wọ́n ni anna muluka duniya nípa àwọn lọ́ba lọ́ba ayé fil ghalib lọ́pọ̀lọpọ̀ bá la yuriduna al-khayr wọ́n yí gbèrò dáadáa wa la yu'tuna at-talaba wọ́n yí sí fún àwọn èèyàn ní nǹkan illa ma'a at Ah, jalla ala wa ala wọ́n ní ṣùgbọ́n ẹ̀rọ lọ́wọ́ bá ọ fakarim tó lára àwọn àdí tí àwọn ọlọ́ba lọ́ba lé tó fi ní ìdí intercessor ni pé tó bá bẹ̀rẹ̀ kan wọn ò ní fẹ́ fún ọ yẹ wọn ò ní fẹ́ fún ọ so ó nídi kó ṣẹ̀ tún kọkíní kọkíní wallahi tó fi ṣe pé hmm. huznu àti ìṣẹ́rúsí ẹlòmí tó bá máa so yóò pẹ́ gan tí ó ma fi sẹ́rú àwọn èèyàn gan wọ́n ni lọ́kọ lẹ́tà yẹn wá kọ́nà ti fi ó kọ́ lẹ́yìn sí gbogbo ẹ̀sìn bà tó súnbẹ̀rẹ̀ àwọ̀ kọ́ lẹ́tà yìí dáadáa sórí èrò pé ni orí pé bó ṣe kó kọ́ ní pé kí ni so yóò tún padà lọ yóò tún lọ kọ́ yóò tún lọ ẹni tó wá kò ní pé wà lọ ministry wà lọ print kìníkan yóò tún lọ print yẹ so kìníkan kìníkan ọ̀yá ẹni tó wá tún wá kù báyìí ni pé kí ló dé ewó ló dìgbò fún láti ẹ̀ náà so torí a ní láti rí kíní ìwé ìgbò ẹ̀ so gbogbo bó ṣe ń ṣe so ọ̀tún so wàhálẹ̀ ẹni tí ó wàhálẹ̀ ẹni tí wà lọ́dọ̀ ẹ̀dá wàhálà yóò rí tán bọ̀ sí ẹrẹ́ tó bá máa ń fẹ̀mí sọ́dọ̀ Ọlọ́run ọba gan a nílì láti build the connection wa kó strong pẹ̀lú Ọlọ́run ọba ní pé in tí ó bá kàn wá yóò kàn wá ní nípọ́lọ́wọ́ bó dẹ̀ pèsè fún wa ta bá ẹnìkan òní máa kanlẹ̀ kọ́ náà bá kọ́ náà bá mọ́ ṣe kọ́ náà bá mọ́ dàrún so a ní láti train ara wa àtàwọn ará lé wa lórí ilé ní pé káàmù mara kan sọ́dọ̀ ẹni kankan ọ̀dọ̀ náà ọba nìkan sọ ní ká mara kan so àwọn ọlọ́ba ló bá yí àtàwọn èèyàn ayé wọ́n ẹ̀rí ìlú àwọn ẹlòmí wọ́n fẹ́ fi báyìí lóyàtì ní òun wá sí àbí ah, mo lọ wo Facebook ẹ̀rí kí ní pàtí báyìí lóun ṣe lóun ṣe ìwọ̀n náà wá sẹ́nsì tó lọ change ẹ̀ tó lọ change pàtí ẹ̀ so abọ̀wà iṣẹ́ wà iṣẹ́ wà ṣe ara àwọn iṣẹ́ kan ní 250 million láfíà àwọn iṣẹ́ kan in tí mo ń sọ yìí ó lè jọ kí ní ò but náà wọ́n mìíràn láhàkì téèyàn mọ́ wà ń bẹ̀ dáadáa so ń gẹ́ àṣẹ̀ra àwọn iṣẹ́ kan ní so lọ change ẹ̀ so change kí n tí má ti rí ma approve ẹ̀ fún ẹwùn kan ibẹ̀ in tí ma ń sún ẹlòmí débẹ̀ nìyẹn pé tó ma ń fẹ́sìn ilẹ̀ torí ìtẹ́lòmí náà ma ń wò ní pé wallahi Salafi ó gbọ́dọ̀ ní connection tó strong gẹ pẹ̀lú Ọlọ́run wa pàápàá jùlọ ṣẹ́ríkì ní èyàn rí bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àdánwò dé bá ń bí manhaj wallahi ibi tó tádánwò ti wọlé tó ẹlòmí nìyẹn ibi kíláàjẹ́ ibi pé ibi kí láàjẹ ibi nǹkan tá dà so ibi nǹkan tá dà yẹn tí wọ́n ń wá lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn náà dẹ̀rẹ́ yìí mú láti súnà ara so wọ́n wá ń dọ́pù súnà kalẹ̀ díẹ̀díẹ̀ fáwọn èèyàn títí tó fi di pé ń sin báyìí so wọ́n yà mí lẹ́nu pé irú láfíà kí lẹ́fẹ́ kí irú láfíà gí sọ ń pa eh, association of eh, disciplinary àbí nǹkan kan ló kí lẹ́fẹ́ kó bí kó sọ̀rọ̀ obìnrin kó sọ̀rọ̀ bọ́ọ̀lù kó sọ̀rọ̀ kíní kí lẹ fẹ́ kó sọ ń pa súnnà ẹni tó ti kún fún ìfẹ́ ẹnu kí lẹ fẹ́ kó sọ ń pa súnnà so yí tí wọ́n fi máa wo wọ́n náà ní pé ah, ọwọ́rí o fẹ́ wáṣẹ́ ha wallahi ikhwa èyí ò kí ń jà rọ́bà ọlọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá fẹ́lẹ̀ èyí tẹ́sítọ̀ èyí dán ọlọ́wọ́n bá wò pé ah òun dẹ̀ fẹ́ rí láì lórí ọlọ́wọ́n bá tó tọ́kọ́lọ́wọ́n bá wallahi wallahi wallahi tó bá yí pé múlùkù ọlọ́wọ́ bá wà lọ́wọ́ àwọn èèyàn ni gbogbo àwọn Sheikh Uthaymin gbogbo àwọn ẹni yìí wọn ò ní jámà kẹkẹ láyé rárá àti ara but ibi tẹ́yàn ti ma ń ronú nìyàn ibi tẹ́yàn ti tẹ́yàn ti ma ń pè nìyàn so ilé ó ṣe pàtàkì gẹ́ ó ṣe pàtàkì ó padà kò sí ó padà jọ àwọn kẹkẹ so wọn ò ní fún àyàfi ẹ̀dàkùn kí ní wọn àwọn nǹkan kan wà tó ipé tí wọn náà bá ti ń wá aláyé síbì kan in tẹ́ fi rí ní pé ẹni tó bá ti ní tájẹ̀tì kan láyé so yóò ti láwọn nǹkan tó wọn náà ma ṣe ẹni ìkan náà àwọn ya ń sọ kankan fún mi pé nígbàtí àwọn tẹ́yàn kọ́ lọ́dọ̀bọ̀ abúnásìl gẹ́bó ṣe tọ́ àti bó ṣe interested ni wọ́n kò sí yóò so but àdẹ́wò ni èèyàn ò ní sùúrù lórí so yàtọ̀ sí yẹn tún wá ní in tí ó tún wá ṣẹlẹ̀ ni pé ẹ̀kọ́ tẹ́yìn ó kọ ni pé ókè so asáwọn èèyàn tí wọ́n mọ̀ ẹni yìí ń ṣàṣìṣe nínú àwọn tó pọ̀ tí wọ́n tẹ̀lé àwọn ẹni tí ẹ bá máa bá wọn sọ̀rọ̀ àwọn náà mọ̀ jẹ́rìí fún yín pé ah, àwọn mọ̀ pé tí wọ́n bẹnu gbóhun ló mọ̀ ní kódà kí ẹ̀kọ́ òsùlù súnà lásán tí ó mọ̀ pé aláwògbádùn hmm. òun ní ma ń sọ fúnra rẹ̀ àti wọ́n bẹnu káwọn náà ní bọ́ta àwùjọ yóò tó wàdà lọ sáwùjọ but kìí sáwùjọ àpò ohun <laughs> so ibi tí n tí ń lọ ní ẹgbẹ́ wọ́n bá fi wọ́n lẹ̀ lónìí àpò ohun tí àwọn èèyàn ṣèdí táwọn yẹn fi ń tẹ̀lé àwọn ènìyàn in tó fi mọ́ sọ pé in tí àdó àwọn sálàfù ní pé kọ́lọ̀wọ̀n bá má jẹ́ kí oníbídà kan kó ní ọwọ́ lórí àwọn kó ní kọ̀ntó lórí àwọn àdó àwọn sálàfù ní ẹkẹ́ mọ́n bẹ àwọn sálàfù tí ẹ̀mọ́n bẹ lọ́wọ́ fún ní pé kọ́nbídà kankan mọ́ ní ọwọ́ kankan lórí àwọn àdúrà tí ìhun bẹ̀rán ọba nìyà tí ìhun bẹ̀rán rẹ̀ pé kó lè ṣe àyàfi káwọn compromise ẹ̀sìn ọlọ́run ọba àwọn ò lè rí sí àyàfi pé à gbogbo àwọn tẹ́ ń pè lórí àwọn eléyìí ni àwọn ìjọba máa ń fún kọ́ ní àwọn iṣẹ́ gbogbo àwọn tẹ́ ti bàdáà àwọn táwọn ìjọba máa ń fún ní sẹ́nu nínú náà bàdá mẹ́rin iṣẹ́ so ẹ̀ bóhùn ó sì máa so ó ti yọ lọ́wọ́ bá so àwọn èyí fún yẹn kan àyàfi pẹ̀lú kíni pẹ̀lú tasakul bọ̀tọ̀lọ́wọ́ ọlọ́wọ́ bá kẹrí ìmú lọ́wọ́ bá ọlọ́wọ́ bá máa fúnyàn lọ́pọ̀lọpọ̀ gàgán wallahi ìkéyàn in tí yàn ní bùkátà láti tún ara rẹ̀ sí nǹkan mẹ́ta ni aláwọ̀kọ́ òun náà ni pé gbogbo kọ́sùdù yàn kó máa ṣe pé gbogbo ọgbà ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló wà ní pé ok kí ní yìí ah mo fẹ́ ṣe nìkan tó tọ́bọ̀ tí kò sówó ah nìkan lè bọ̀ kò sí ọ̀kan ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní kíyàn òun ni pé kíyàn mọ́ dún ní kíyàn mọ́ sí kílùkọ́ rẹ̀ kíyàn mọ́ ẹva ẹva ẹva jáwọ́ dùnà ìmọ̀ pé ọlọ́wọ́n bá ìgbé kíyàn alìláhù fi dùnà kíyàn mọ́ tẹpẹlẹ mọ́ dùnà gbogbo gbagán tíyàn bá ti nídì kankan lọ́dọ̀ ọlọ́wọ́n bá kíyàn àti pé ìgbà tíyàn nídì àti pé ìgbà tíyàn nídì kíyàn mọ́ jọ́sì fún ọlọ́wọ́n bá bọ̀ tíyàn bá ti wá nídì kíyàn mọ́ bẹ ọlọ́wọ́n bá gan fún ojoojúmọ́ ọ̀sán òru kíyàn mọ́ tàwíìdì yóò ma grow o ní nídìí ẹ̀dá kankaná o ní nídìí ẹ̀ká dáka kankan tó wọ́n a máa fi ọ́ pé à ẹbá ń sọ fún ẹjọ́ ní tí wọ́n náà ń ṣe ẹ̀kì ní àwúná we raise him we are from those who used to support him before but that kìní kan demo we are, the one you know he turned against us ọlọ́run ni ẹ̀yin kọ́ wà ọlọ́run ni so but àwọn olágbóyìn àwọn dẹ̀ rò pé àà ah. so ìjọ́ fún ma ń wò ní ẹ pé àà ah, bóòlù ah, àwọn ọmọ ń rí ṣe torí pọ́nà làwọn gbẹ́kẹ̀ ní bóòlù àwọn ọmọ ń rí kìíní ìṣe láwùjọ so tí ó bá gbẹ́kẹ̀ lọ́nà ọba tí dáwà bá continue wallahi ó lè gúrò kójú sí Libya gan lọ so but ó nídi sabati gan ó nídi àwọn èèyàn tí wọ́n mọ̀ sọ òdodo gbogbo wà kéèsì ó gbọ́dọ̀ pọ̀ ó gbọ́dọ̀ pọ̀ ní tí wọ́n mọ̀ sọ òdodo ó gbọ́dọ̀ pọ̀ gan ní tí wọ́n mọ̀ sọ òdodo yẹn gbogbo wà tí wọ́n mọ̀ sàlàyé fún gbogbo èèyàn ìkánà àwọn ìyá lè jẹ́rì sí gbogbo èèyàn tí mi bá rí ń sìn tí mákàtí rí inú mosque nǹkan sọ fún ah, ní pé àfá àtẹ̀wá ní prógrámù kankan báyìí tá máa ń ṣe ní bàbáyìí so mọ̀ yá kan wà tó lè jẹ́rì sí bọ̀kọ̀ sí ń bí so anywhere lẹ́bàá ti ríyàn sí tí mo wọ́n ṣe nìyàn tí a àti ẹ̀wà ní èyàn ó bá sọ̀rọ̀ bóyá tó bá ti ẹ̀bẹ̀rẹ̀ sí wá díẹ̀ díẹ̀ yóò gbọ́n káyí so bí yóò sì bẹ̀rẹ̀ sí bí yóò sì máa ṣe dáwà nìyàn bí yóò sì máa ṣe dáwà nìyàn kí ẹ má jákẹ́mù pé àgbé ẹlé ọ̀nà ìpele ọ̀nà rẹ̀ jìn tó bá gbọ́ súnnà yé láti ibi tó bá pure Ọlọ́run bá lè ṣàánú rẹ̀ gan tó gbé ọ̀lá gan òun yóò padà jùnà jìyàn lọ so the same thing náà so ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí a nídi ni pé èyàn náà èyàn nídi alkọ́sùdù níbi àwọn asbab kíyàn níwọ̀n tí wọ́n sùn níbi àwọn asbab òun náà ni pé kíyàn níwọ̀n tí wọ́n sì pé má gbẹ́kẹ̀lé asbab ṣùgbọ́n má tó fi àwọn sábàbù lẹ̀ ní pé ní sẹ́ tó ń sí lọ́wọ́ bọ̀ síbẹ̀síbẹ̀ kò gbọ́dọ̀ dí ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá nìkan at the same time náà èyàn tó wọ́n gbọ́dọ̀ mọ́sí kankan pé àwọ́ kọ́lá òun ti gbàyé mọ́sálásí kan sí ìbẹ̀rù wọn sun gbogbo 24 hours ìbẹ̀rù wọn ti máa lò so tí ọba tó bá ti pé gbogbo kọ́sùdúnyàn ọlọ́wọ́ bá lè yàn ń so máa ọ̀dọ̀ Ọlọ́run Ọba lèyàn fi sí ní gbogbo ọgbà Ọlọ́run Ọba ní fìyàn torí pé Ọlọ́run Ọba náà rí àwọn ẹrú rẹ̀ pé àwọn ẹrú tèmi ni kí Ọlọ́run Ọba fi dáhùn láwọn ẹrú rẹ̀ pé ókè àwọn tán ń pè mí ni àwọn tán mọ̀ àwọn ò lẹ́nì kankan àyàfi mí ni so but Ọlọ́run Ọba wọ́n àwọn ẹrú wípé àwọn ilé àwọn tí àwọn wò pé àwọn táwọn ní nìyẹn so ó wà àwọn sábàbù ẹ̀ ẹ padà pé kọ́lálì nínú tàwàhídì wọ́n láyé ń bẹ́nu àwọn èèyàn pé èèyàn mọ́ ìgbà táwọn tí àwọn pípù yìí tí wọ́n tí ìrọ̀pọ̀ máa èèyàn kan èèyàn mọ́ tẹ́lòmí ma ń sọ́nà èèyàn mọ́ tẹ́lòmí láfíà gì wọ́n láyé èèyàn mọ́ tó mọ́ ń sọ dáadáa so ìgbà tẹ́lòmí ò tí ìrọ̀pọ̀ mọ́ pé òun náà ń wá ayé àbí kò tiẹ̀ tí rí ayé òun wọ̀ lọ títí so èèyàn mọ́ tẹ́lòmí ma ń sọ dáadáa but èèyàn mọ́ tẹ́lòmí ń sọ́nsìn so eléyìí ó ṣe pàtàkì gan wọ́n ní Ọlọ́run Ọba Karim l'Ọlọ́run Ọba o wala yu'athiru alayhi ahadun fi iradati al-khayri li'ibadihi wọ́n ní Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ẹnìkan ò lè confuse Ọlọ́run Ọba níbi pé Ọlọ́run Ọba gbèrò dáadáa fáwọn ẹrú rẹ̀ kama yu'athiru ala muluki dunya gẹ́gẹ́ bá sí ma ń confuse àwọn ọlọ́ba lọ́ba ẹmọ́ fún ẹmọ́ fún ẹmọ́ fún ẹmọ́ fún

ẹ̀bẹ̀ ma ń ṣe pé kí ní ẹ ma ń ṣe gbàgbà ẹ̀ nídìí wá bọ́nà ló délẹ̀ tẹ́ǹsì òun ọkọ́ fọ́rọ̀ gba olórí lọ òun náà wọ́pẹ́ ah! ṣẹ́rọ̀rọ̀ tán fi gba olórí yẹn wàláhí ó lè ṣe pòun ní ó ṣe sábàbí tí ò ní fi ṣe súnnà màláyé tí ó fi bẹ̀rẹ̀ sí sínà láti tó bá ti kó ń bẹ̀rẹ̀ tó láwọn náà ò ní fi ọlẹ̀ kó lọ báhùn so wọ́n yìí fún ọkẹ̀ náà but gbogbo fúnni fúnni fúnni kàláyé wọ́n yìí fúnni nǹkan tó kó bá fi sórí rẹ̀ torí kó ma wá padà ma wá bèèrè gbogbo wà náà ni torí kó bà lè ma wá padà bèèrè ní pé à ah, pé ok ah, eh, èrò ló nìdì ẹgbà gbèsè kìní kàbá ìlò oúnjẹ lọ́tọ̀ afọ́ ní 50% ń bẹ̀ 50% torí tó bá tún dọ̀lá kó tún lè padà wá but kí dédé tí wọláyì bí ṣe rí nǹkan tó ìgbàgbọ́ ní agbára fa ṣe rí ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ kẹ̀rẹ̀ ni ìgbàgbọ́ lẹ̀ nìkan fún wò pé àwó kò lè dá fún àyàfi tó ṣọ́nà ìgbàgbọ́ kẹ̀rẹ̀ nìkan náà fi wò pé àwó ọlọ́run ọba ọba rọ̀záàkùn ìgbàgbọ́ yẹn ó ṣe pàtàkì yẹun wọ́n ni wọ́n lè confess ọlọ́run ọba wọ́n ni Allahu jalla wa fa innahu qarib ọlọ́wọ́ bá súnmọ́ mojib ọlọ́wọ́ bó dọ̀lùn so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dọ̀lùn so ni la yahtaju ila wisato ọlọ́wọ́ bó ní di intermediary bi khilafi muluki dunya àtọ̀sáwọn ọlọ́ba ló báyé fa innahum la yu'tuna at-talab wọ́n ni a ah, illa ba'da liti wal litiyan àyàfi lẹ́yìn wàhálà àti ìgbàsìgbò àti ìdàmú lótorí nǹkan tó fẹ́ lọ́dọ̀ wọn kama huwa ma'arufun gẹ́ bó ṣe gbajúmọ̀ li'annahum bashar allahu akbar torí àwọn tó ń wá allahu akbar eh ah wallahi aspect yìí aspect tí ó yẹ kí ẹ ma kẹma sí gbogbo àkọ́lá kó yẹ kí ẹ ma fi ṣe wà sí fúnra rẹ̀ gbogbo gbàgẹ́nu pé kọ́sùdù rẹ̀ gbé sọ́dọ̀ ọlọ́run ọba dà kọ́sùdù rẹ̀ gbogbo ògbà pé sọ́dọ̀ Ọlọ́run Ọba afárù rẹ̀ afárù afárù tó ní agbára ojú téèyàn fi máa ń dáàmà pé àwọn èèyàn ò gbé kọ́sùdù wọn lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba náà òun ni tí nǹkan bá ti wọ́n lásán afárù tó kéré jù téèyàn máa fi ń mọ̀ nìyẹn gbogbo ayé rẹ̀ báyìí gbogbo tí ó mọ̀ sọ látàrọ̀ dalẹ́bà yìí kan ẹni torí pé kò gbé kọ́sùdù rẹ̀ náà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba tó ló ti wò pé à ah, òun náà lòun sí àbẹ́nìkan ní ṣe fóun ah, ṣe wọ́n lè dọ́gbò owó ìbáyìí ó ti ó mà tó ti ṣe kíní bọ́ ọlọ́wọ́n bá nìna so ẹmọ̀wọ́ ẹmọ̀wọ́ Sheikh Salih Fawzan wọ́n tán sọ wọ́n ni wà súfàtù lùbáṣà àwọn èèyàn tó ń wà nǹkan lọ́dọ̀ wọn yìí ìròyìn wọn ni pé aṣọ́ ọmọ èèyàn láhun aṣọ́ ìròyìn ọmọ èèyàn ni pé aṣọ́ kò ní fẹ́ fún ọ ọmọ èèyàn ní fẹ́ fún ọ so kò sẹ́nìkan tí máa wò pé àwọn ah, ah, fún ọ lé lẹ́bù tó fi wá ara Eh, díẹ̀ díẹ̀ náà díẹ̀ díẹ̀ wọ́n tún máa wọ́n ah, ó gbọ́dọ̀ tó mi o ká ma wá kí wá fún wọn náà kí wá dúkọ́ wá dìwọ̀ dọ̀lá kí ọ̀nà máa kí fẹ́ tọ́nù kí ọ̀nà wá ló lọ́nà so ara ó gbọ́dọ̀ tó mi o díẹ̀ díẹ̀ náà ni wọ́n wọ́n sí ọ so aṣọ́ so walbukulu so ahun náà ni méjèèjì ọ̀tà àwọn àgbà sọ pé ìyàtọ̀ tó wà láàrin albukulu àti aṣọ́ òun ni pé albukulu ni pé ah, kéèyàn kéèyàn ní àwọn kéèyàn má fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn àṣùfù ni pé kéèyàn má fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn ó tún má fẹ́ ṣàǹfààní fúnra rẹ̀ náà so ní pé àníṣẹ́ ìdẹ́kùn ní bọ́ lára àwọn ni so eléyìí oríṣiríṣi àwọn nǹkan wàláhì ló fi ló gbajúmọ̀ téèyàn ti gbọ́ nínú àwọn nínú àwọn nǹkan tẹ́lómi ti dáwò látara pé òun gan fúnra rẹ̀ àwọn afáàmì ti sọ pé yára ìyàtọ̀ bọ́ láàrin ṣó àti búkùlù kọ́ nìyẹn ni pé ṣó

wallahi wọ́n ojú fi ń wo súnà ní pé in tó ń bá wọn kọ̀ ti ń pa ayé nì ojú fi ń wo nìyẹn wọ́n láì ìgbàkáwà tí yẹn mọ̀ náà pé tẹ́yẹn nílùú ìdàdà tí yẹn mọ̀ pé àwọn Sufi wọ́n èké ń pa àwọn súnà wọ́n èké ń pa yín pé kìnnìkà tó mọ̀ so yí tó máa ń ṣẹlẹ̀ ní àtàmánù wọ́n máa fẹ́ kọ̀díra wọn ibi ìkọ̀díra wọn yẹn wọ́n máa ajé wọ́n máa yọ wá compete èyí tẹ́fì rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òdúdúdù mélòó lẹ́yìn gbọ́ láàrin àwọn súnà ya àtàwọn kìíní tó ipé lórí ẹ̀sìn gáà pé wá ní òun gba kìíní kan èlú ló ń gbà òun náà ṣe rùdúdù padà pé òun gbà eh, àrùdúdù pé òun gbà jọ lọ òun náà tó sọ pé à òun gbà òun gbàjù ọlọ́nà tí ní kàbáì báì báì tọ̀hún òsù ní ara èyí tó gba ohun lára èyí tán sí kọ́kọ́ sẹ́ni sáwà tẹ́wàá rí bí pàṣísì bí mẹ́fà wallahi la shay'un min ad-din nítorí ìkankanú ẹ̀sìn pẹ̀lú àwọn mídíà bẹ́ẹ̀ ni gáàpù yẹn ń tíní sí lójoojúmọ́ bẹ́ẹ̀ ni gáàpù yẹn tíní sí lójoojúmọ́ lójoojúmọ́ so ilé wallahi ó ẹ̀kọ́ tó ṣe pàtàkì gan ni a ní láti train ara wa sí lórí gan èyàn búrọ̀ lọ ríra rẹ̀ pé lórí pé bóhun ó ṣe ṣẹ́rí àdánwò ẹlòmí ni pé ibi àwọn nǹkan mẹ́tẹ̀ta tí mo sọ fún àyínà ni yálà kọ́sùdù rẹ̀ náà kò so mọ́ lọ́wọ́ bá ọlọ́wọ́ bó láìkí kọ́kàn rẹ̀ yìí ma so mẹ́lòmí ma so ọkàn rẹ̀ mẹ́lòmí kó làkó jẹ́ sárafi kó so ọkàn rẹ̀ mọ́ ọlọ́wọ́ bá nìkan ni pé ẹlòmí ní ibẹ̀ lọ́wọ́ bá ẹ̀rì sáláfí ò ní kí tó ní ma bí ọlọ́wọ́ bá lórí nǹkan tó nídi tó ma sunkún sọ́lọ́wọ́ bá tó ma bí ọlọ́wọ́ bá gẹn ìwọ ló ní hajjá sí kó ma serú nǹkan bá ìjúnà so abẹ́lẹ̀ kẹta náà ẹlòmí náà ní kọ́sùdù níbi àwọn asbab so ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn mistake ọlọ́pọ̀ ibi tẹ́wà sí sí yóò máa rákà pé aláwọ̀lọ́wọ̀n bó dánwò lóhun lójó kan yóò àmà bẹ̀rẹ̀ ọba sí yóò kò ní jáwọ́ kóhun bẹ̀rẹ̀ ọba so àti pé ó tún wá ní kọ́sùdù níbi pé níbi asbab kò ẹni tó bá ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba ò ní láíláyá dùn ní nǹkan tó bá ń wá nǹkan tó bá ń wá so ilé ó ṣe pàtàkì wọ́n ní watanakur àti kí wọ́n ṣe gbígbà kóyìn ọmọ èèyàn kí wọ́n ṣe gbígbà kóyìn ọmọ èèyàn kí wọ́n dínà èmi ní èmi ní à èmi ni máa ń ṣe lẹ́jọ́ ní mọ́sùkì kan tó yàn yí ní mínísà èmi ni máa ń ṣe lẹ́jọ́ ní mọ́sùkì yí pé kíní ó sì wọ́n ní mi ẹ̀dẹ́ mẹ́mọ́ so kí a lọ fẹ́ báyìí so ọ̀tànàkù ó sì Allahu jalla wa ala ó rọ́lọ́wọ́ bá karim karim rọ́lọ́wọ́ mujib ọlọ́wọ́ bó dọ́ lóhun ọlọ́wọ́ bá súnmọ́ gọ̀ní ìyí lọ́wọ́ bá ọlọ́wọ́ bá tún wá lọ́rọ̀ ọ̀rọ̀ tó wà unlimited lọ́wọ́ bá ní tí ó sí kò sí rò kò sí rò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tí yẹn tó ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀ kí ló ní wàláì ọ̀pọ̀lọpọ̀ gbà mí wàláì tálákà tó ju tálákà lọ ni wá tálákà tí lẹ́wù rẹ̀ kàn tó bọ̀gọ̀ ní ìlọ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba gangan ni ọrọ̀ wà lọ́dọ̀ rẹ̀ má ma complain pa ọlọ́wọ́ba sáwọn ẹ̀dá má gbogbo complain rẹ̀ gbé lọ sọ́dọ̀ so eléyìí ó ṣe pàtàkì o so hadha wallahu alam so akọ́lọ̀wọ́ba subhanahu wa ta'ala kó lè jẹ́ kí eléyìí kó rọrùn fún wa láti ṣe kó ṣe wá ní ẹrú rẹ̀ lódodo tí yóò lè máa fi rọ́gbà gbogbo tá ń fẹ́ tá lè máa tí a ní máa rákan rẹ̀ lọ́dọ̀ ẹ̀dá kankan so ilé yóò jẹ́ kíyàn ní ìgbóyà tó gaga nínú ẹ̀sìn ẹ wo àwọn Imam Ahmad ma ẹwọ tán fi ma ń ròyìn wọn ẹ ma wò pé àbò ah, làwọn ṣe ṣe Imam Ahmad ìgbà tán kéré wọ́n ní tálákà náà ni wọ́n ìgbà tán wà lọ́dọ̀ tálákà náà tún ni wọ́n wọ́n tún dàgbà náà tálákà ni wọ́n ìgbà tún tún kú náà tálákà ni wọ́n ẹ wá wò pé bò làwọn lè ṣe ṣe tó yí pé at a point ah, wọn ò pé àánú ni ma sọ pọ́lọ̀ mọ́nájì rí bákan báyìí tó bí ẹlòmí náà wà bẹ́ẹ̀ tó yẹn rí bẹ́ẹ̀ tó tọ́ ìbẹ̀rẹ̀ tó tọ́ ní sùúrù pọ̀ ìgbà tí ń dáàrin táwọn mọ́ ń dàgbà àfi tí táwọn ìyàwó ti fẹ́ pín lẹ́mí wọ́n náà bẹ̀rẹ̀ sí wò pé bóò láwọn ṣe rí ṣe ọlá pé ìfẹ̀mísọ́dọ̀ Ọlọ́run bá nìkan yẹn ni so ọ̀pọ̀lọpọ̀ fákúrú yẹn ọlá pé ìfẹ̀mísọ́dọ̀ Ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ fákúrú so àwọn àǹfààní tẹ́lẹ̀ yóò bí fún yẹn pọ̀ gan ó strong lórí ẹ̀sìn rẹ̀ ò ní ní pé òun na kẹ̀kẹ́ kan lọ́dọ̀ ẹnìkan kan kò túnmọ̀ pé òun báyàn ṣiṣẹ́ so ara o so fọ́nà ọba láti ṣe ara àti ara àti ara kò lè fọ́nà ọba lára àti ara so but akílùkọ rẹ̀ ẹbà ti sọ pé èyí ò ní kọ́sùsù níbi àwọn àsìbáàbù náà so bó ṣe jẹ́ ni wallahu alam wa sallallahu wa sallam baraka na nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na'am sibiri wa to ba sibiri assalamu alaikum wa rahmatullah